mo ń fi àṣìkò létí ìbẹ̀rù Allah subhanahu wa ta'ala gẹ́gbọ́n sí ẹ̀rìn létí ìbẹ̀rù ní takúnlọ ẹjá akọ̀nù ọba dẹ́dà ilé náà ni àsọtẹ́lẹ̀ tó bá dẹ́dà sọfá àtọ́lọ sáájú wa o náà ni àsọtẹ́lẹ̀ tó sọfá wa náà ká lè bá sọ́ra wa kó níbi ìyà ọba dẹ́dà tí kọ̀rọ̀ wà dárùn ọlọ́njọ́ níbi ìbẹ̀rù rẹ jẹ́ kọ̀rọ̀ wọ́ dájú gbangba wa lọ jẹmáà ajọ́ra wọ́ra sẹ̀ sọ́bà dẹ́dà kọjọ́ kọ́dàkùn kó jẹ́ mẹ́wàá bẹ̀rẹ̀ oṣù kejìlá ti 1446 kọba wà láyé ọ̀bẹ̀rẹ́gbàgbà bẹ́ẹ̀ o

ọba dẹ́dà yóò máa dọ́bù rẹ̀ yóò máa dọ́bù rẹ̀ béèyàn bá tó ṣe fi ojú rẹ̀ rẹ̀ tó àwọ̀mọ̀ láwọn dáadáa tí a ní ká ṣe lásìkò sọ̀dàkọ́ọ̀t kẹfẹ́fún nawafil kama náfílà pọ̀ azkar kama gbí ọba dẹ́dà lánkẹ ṣùgbọ́n ma gbé lákàtà sọ iná asiyam ó di kákàmà sí díẹ̀ ìjí a lè bẹ̀rẹ̀ àwẹ̀ láti ìgbà tí àti kó sún aṣírù bil hijjá yìí láti 1 di 10 àríwá àwọn mímọ̀ tí ẹni ká máa súnmọ̀ bá dédà a bukata odidi àwẹ̀ láti 1 bil hijjá tí èwà di 9 rẹ̀ ọpọ̀ kan ni a sì wá lè máa gbáà akọ́kọ́ fi ti sọ́rọ̀ sàṣẹ́mì pé oríṣẹ́lọ́ ma ń gbà hmm. kí ni fásilì kìtọ́ fi adìl masala na'am já a fi sọ̀hí ìdá muslim rahimallahu ta'ala min hadithi umul mu'minin aisha ta radiyallahu ta'ala ana ardaha ya waisha ni annabiyya sallallahu alaihi wasallam lam yasum il ashra annabiyo tí a bá ti kó sínú dulhijja láti wọ́n rẹ̀ bí mẹ́rin rẹ̀ annabi ọgbàtán kan sí jọ ń gbé ni ànábì ọ̀gbà 1 to 9 kò bá o fine wọ́n ma ọkọ̀ ọ̀bẹ̀rẹ̀ oṣù ní àti pé ní o aṣíòdìlẹ̀ hijjá ààpẹ́ ẹ̀rin gbájọ́ kẹwàá o tọ́jẹjọ ọdún ṣùgbọ́n mọ́ sọ́rọ̀ pẹ̀ sẹ́yìndá ṣíù lọ́wọ́ sẹ́yìndá mẹ́wẹ́ ó kọ àsìkò yẹn kí ni ẹ ti di lákọ́bù ó ti di lákọ́bù ó ti ah ṣe ya aṣírù ìdìlẹ̀jáì ìfẹ́fi sí o aṣírìlẹ̀jáì wọ́n fẹ́ ìgbà wọ́n ní o ọdún ń bẹ̀ o ìyàwó ìṣàlánà bí ìgbà ọ̀rọ̀ kejì ọwọ́nú àdífi Hunaida ibn Khalid kásọ̀fọ́wọ́nú àdífi ọwà Hafsa riwáyà Imamu Abu Dawud ni wọ́n gbà wá só ní pẹ̀rọ́bù كان النبي صلى الله عليه وسلم يصوم تسعة أشر ذي الحجة وعشراء وثلاثة أيام من كل شهر ما سوى كما تعفين ترى دي في سيري tí a bá ti bọ́sí ròdìrì hijjá láti 1 to 10 àrẹ́bí ma gbá 1 to 9 àrẹ́bí ma gbá wẹ̀ يا yà lọ ríwáyà ìwáwá àntoríkù Hunayra ibn Khalid wípé ìyàwó mi sọ fún mi pọ́ ń gbọ́ lẹ́nu ọ̀kan nínú àwọn ìyàwó ànábì ààrí ọkọ̀ ìyà níbi eléyàn a nínú àwọn mímọ̀ tí wọ́n sọ wípé hadisi àwọn ọ̀gbá torí pé ìtìrọ́bù bẹ̀m̀bẹ̀ nínú ni alama ash-Shaykh al-Fadil al-Wadi al-Muhtaram Ibn Baz rahimahullahu ta'ala bàbá wọ́n sọ háhà rẹ̀ tàbáwọ̀ sọ̀híhù ẹ̀ṣùn eh, Abi Dawud ìtọ̀rọ̀bì wọ́n sẹ́rẹ̀ ìkàtọ́ pọ̀ mẹ́ ìdán ajẹ́kọ́rọ̀ àwọn àfáà lórí ẹ̀dí mẹ́ta ọ̀rọ̀ àkọ́kọ́ kàgbà kò ése dẹ́dẹ́ ọ̀rọ̀ ẹ̀kejì ah ẹ máa wojú rí ọlọ́run náà kìí ṣe ni o ṣùgbọ́n kó sojú lọ́yìn rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta o ní ẹ̀fún kàlùkùlẹ̀ ọba sẹ̀rọ̀ lọ́rùn ṣùgbọ́n wá ń bọ̀ àwọn mímà ọ̀rọ̀ pọ̀ mi tí a ń sọ tọ́rọ̀ bá rí báyìí sísà àbẹ́kọ bára bí ma ń ṣe nǹkan kan sísà àbẹ́kọ sọ pé ànàbí èése ẹn tó bá lánàbí èése ọ̀rọ̀ ẹ̀ láàfisẹ̀ nọmbà 2 ẹn bá lánàbí èése ọ̀rọ̀ ẹ̀ láàfisẹ̀ nọmbà 1 nítorí pé ìpìlẹ̀ náà ni pé wọ́n rán sí àrí kagbọ́n tí ó rán kagbọ́ kó tó sọ pé ní àṣẹ báyìí ilé ẹ̀kọ́ jẹ́ nọmbà 1 almusbitu muqaddamun alannafi ẹn bá ní kò rí bẹ́ẹ̀ á fọ̀rọ̀ ti ẹ̀sẹ̀yìn o láàrin nọmbà wà ní ọ̀ṣùgbà wà dúó ti pé ìtẹ́ lórí bẹ̀ bó lẹ́rú kí ọ̀fà tẹ́sọ bẹ́ àwọn sàlàyé fún wa àwọn bọ̀ àwọn àfà ní ẹ̀sì àṣìjámú àwẹ̀ iṣ ẹmbà fẹ́ máa gbà tán ọmọdé àbàmbì ajẹ́ pí ànàbí máa gbà tán nígbà mi ẹn tí ọba gbà tán tí ọba ọmọdé àbàmbì ànàbí yẹ gbà rán gbà mi yóò máa ṣe orí mi ẹgbọ́n mi máa ń gbà ní máa fi ilẹ̀ ní máa ṣe bẹ́ẹ̀ ajẹ́pẹ́sìkò kọ̀ọ̀kan ọba nẹ́bì bí ọdún ṣe rí pẹ̀lú ẹ̀ àti bbc rẹ̀ fàhádàtàtì umul mu'minin aisha radiyallahu ta'ala anha warḍaha bima alimat rasulullah sallam in ti yàwó aisha mọ́ ń pa nẹ́bì àwọn sọ ìyàwó sọ náà sọ nǹkan tó mọ̀ pàkí ni ó nípa nẹ́bì ọkọ rẹ̀ ni torí ta bá ń rìn jìnà lórí ó ti dẹ̀ tó jẹ́ pé kò gbọdọ̀ ọ̀dọ̀ ya wá ìṣà lọ́jọ́ méjì nínú ọjọ́ mẹ́sàn sábà pé yàwà sáúdà ti fà nẹ́bì mẹ́yìn fún fún sọ pé ó ti fún ànẹ́bì téèyàn bá níyàwó mẹ́rin àbòníjú mẹ́rin sorry náà wípé ti dàgbà máa fún ẹnìkan lọ́jọ́ mi sí ìyàwó ẹgbẹ́ rẹ̀ ni ó fún lọ́jọ́ ẹni àbí yọ́ fọ̀kọ̀ wọn tó wọ́n fi ibi ọba wù mọ́sálà ló se ní fún òfin lọ́dá kan wípé ṣùgbọ́n yóò gbì àpárápátá kúrò níbi mòjú wa ọlọ́nìdọ́ o gbogbo ilé tí a ti níjú ìyàwó kan lọ́mbẹ̀ máa bá ní o ibi a ti lẹ́ ọ̀kan náà dúó tàn náà ẹlọ ọmọlọ kò sí irú ọpọlọ tọ́lọ̀ lè fún ọkùnrin kí gbogbo ayé ọmọ ayé ọpọlọdọ̀ rẹ̀ tẹ́ẹ̀mọ́ pẹ́sẹ́ntì

ọlọ́run dákùn méjì ọ̀dọ́rùn mọ́ wa lọ ẹ ń bá fẹ́ màtúmà owó bẹ kó tí ìlú ìmóbe lọ lóòrù UK àbà Amẹ́ríkà yọ́ mọ̀ tún kọlu obìnrin gẹ́gẹ́ wípé ah, àṣẹ ìgbà bí ọlọ́run fi ń sí ìgbà ní ọlọ́run sí ajẹ́jẹ́

ìntànàbí lò láyé lẹ́yìn ìgbà náà ètì e ìǹkankan dèsì ni ànàbí òrùsù mẹ́ta má bẹ́ẹ̀ sì ń sọ fún wa khudhu anni manasikakum ta'alli la ahujju ba'da ami hadha ẹ máa wò mú sí ń sí ájì dáadáa o alìmọ́pàdé lẹ́ẹ̀mí o ọ̀pọ̀lọpọ̀ ń gbóyún náà sàbí wípé bẹ́tà ní ìbàtí sílé ọ̀fẹ́

ẹ̀tọ́ eh, lọ báyìí farabalẹ̀ pẹ̀lú wọn o àwọn tí a ní tí àtọ̀ wá láti sẹ́mà lọ bẹnu àná o kírísìtàn bẹnu wọn o ẹjú bẹnu wọn o wọ́n ti yí tí bẹnu lọ́dọ̀ wọn o tí èyàn bá kabáyí pípọ̀ tó wò lọ tó wò bọ̀ yọ mọ̀ pé nothing is called pastorage wallahi nínú tí a gbé lọ ṣùgbọ́n gbẹ̀ pàwà mùsùlùmí ẹn tí ò ní kan ṣe lọ́pọ̀ jù mọ́ wa ọkọ̀ tọ́lọ̀ wá sọ wátà fi sórí rẹ̀ ìlàlẹ̀ dànù kí náà ló kọ̀ aládàwó aládàwó ló ń náà gbogbo ẹ̀kú náà o ṣùgbọ́n tí ma mì wò ní níṣẹ̀díṣẹ̀dú ṣùgbọ́n mo fẹ́ ìsún ìmára mi ni ìlàwà fi wá ń kò lọ́dọ̀ Ọlọ́run yọ́mọ̀ àrọ̀fà oun sí Ọlọ́run dírẹ́rẹ́ sọ̀rọ̀bàdẹ́dà kí ló sì fàá jẹ́ àmìnà àdíjà lónà Abbas radiyallahu ta'ala anhu ọ̀rọ̀gbọ̀n àwọn hadith mọ̀hálù fil musnad ìdá Ahmad bisnadin sahih ó sọ ni yubahi náà malaikata yawma Arafa tọ́rọ yawma Arafa ọba dẹ́dà yóò ma fi àwọn tí ẹmbẹ̀ ní àràfá yẹ yóò ma fi wọ́n ṣe ìyàrá sí àwọn malaika inú haula ẹwà àwọn ẹrù mi jàúni ṣúlùfẹ́n jamu ash'as gúbùrọ̀ jámù agubar jàúnì ṣúrùsàn gúbùrọ̀ ẹgbẹ́ mi ní a wá báyìí ṣúrùsàn ẹwọ orúgbó se takúmà lórí wọ́n bí sí fùsẹ̀n tí yàrún náà báyìí gúbùrọ̀ ẹwọ orúgbó se buwadaru wọ́n fara rọlẹ̀ ẹlẹ́kùn sọkún wọ́n kàlùkù ní tí ẹsẹ̀ rẹ̀ wọ́n kàlùkù kúbọ̀ lóòwò wọ́n se yíyàn níwájú ọba dẹ́dà ṣe bẹ́ẹ̀ ni mọ́dà bàbá wọn ni ọ̀yìn náà tó jẹ́lẹ̀rí mi mo ti forí jíyàn àdóbì ní ara àwọn ìmọ̀jọ́ tó lọ máa bọ́kùn ná lọ́rún ọ̀pọ̀lọpọ̀ ní àwọn ẹ̀dá rẹ̀ ìlọ́jọ́ ń jẹ́ àwọn tí sì wà sí ájì fine àṣọ yóò tán gẹ̀lùmí ó wò pé in kò 10 million naira lọ sí ájì 10 million <laughs> ní wa pẹ̀lú rapid gold tí tàbí wà ní lọ́nìsìn after four months mo tún wà kó ti di 15 million

1447 tó fi ń bọ́ ìwọ́jú owó tó foríkè lẹ́gbẹ̀ẹ́ ẹ̀yìn gbogbo ẹ̀mí òun òkú pé ń dẹ́dẹ́ wọ́n fórí wọ́n sí méjì mi lọ́dún yìí wọ́n tó fọ́ ètí ìdí ìṣẹ́ wọ́n tó forí ẹjì mi bẹ́ẹ̀ sì ni kò sóore tọ́lọ̀n se fán náàbì kan sọ̀rọ̀sọ́lám àfi kó pín àwọn tó bá bá se bó se seun nínú àwọn ìjọ rẹ̀ náà kó pín àná ọlọ́run ló ń fún ànábì ní tó ti sẹ̀nú ẹsẹ̀ àti tí ọmọ ẹsẹ̀ ọfà wà náà pẹ̀lú yóò máa rọ́fà Ah, mo bá arọ́fà tọdún ìlẹ́sẹ̀ ọdún ilẹ̀ ìjìnbọ̀ ó tún arọ́fà mi ìlẹ́sẹ̀ ìfúnlẹ̀ oún kàlùkù kí ní ilẹ̀ bẹ́ẹ̀ sí náà ní jùmáà ó sọ́lá àṣàwátù mọ̀fúrúdọ̀ ẹwọ́ ìrú tẹ́ǹkì síra wọ́n láàrin ìrún kẹsí kejì gbogbo tán sí lẹ́sẹ̀ ọlọ́run máa parẹ́ wàlì jùmọ́ tilẹ̀ jùmọ́ ní jímà kẹsí jímà mi kó dàrí wáyà mi wá ń pa ti jímà lọ́tọ̀ ẹ bá kí jímà ilé tí èdè jímà mi wò ní kó ẹ̀sẹ̀ fún wà ziyádátù sàlátàtì àyàmí orí ọtúzẹ̀ tèjímọ̀ níwájú rẹ̀ lọ́wọ́ kèsù ìsẹ̀ tẹ́lẹ̀ yóò kí èdìjímọ̀ mi wà kọ̀ọ̀kan fún a sẹ́dọ̀rẹ̀ tó tẹ̀lé wà kọ̀ọ̀kan sẹ́ndẹ̀ wọ́n tọ́ mẹ́rin wà kọ̀ọ̀kan ó tún àdì Tuesday ọlọ́run bá wa mùsùlùmí ìlò nígbà ló tọ̀jẹ́ wípé ìsinmi láàrín ìjọba a nira ọ ọlọ́run tọ́ bọ̀lẹ̀ yóò fàjáde yóò sì sọ di búrẹ́dì àti búrẹ́dì yẹn pẹ̀lú ẹ̀dọ̀ wéèlìun ilà wọ́n ma fi panu wọ́n tó máa bẹ̀rẹ̀ pé ẹgbọ́n wọn ládùn gbádàjọ́ ń bìkan àwọn kan sì máa sọ ẹkún wọ́n máa parí pé Allahumma qdi anam tó ń kálukú ó fi rí ọ̀nà lọ jàmá ẹ̀sìn ni ẹjẹ́ á sí etí sí o wọ́n sì ti kìlọ̀ fún wa ká mẹ́dà ọlámùdúgbò se yẹ lọ káwọ̀ láníyàn pa ṣe ká sì mọ́ yọ ṣe fún alagbada otu la yọ́mù àwọ́fà yẹ ń gbàgbà àtẹ́sìwàlọ́lá àyíkọ́tọ̀ sánátà alìmáàdìyà wọ́n lè ti kọ́bla ha mú ti belong ọlọ́n sì ti gbà owó fún ní ẹsẹ̀ ọdún tẹwà náà ọdún náwà rẹ̀ àti bọ́ àti dé oṣù kejìlá báyìí òní ni 3 12 wọ́n tó wá ní kọ̀ọ̀kẹ́kẹ́ mọ́tọ́mọ́tọ́ dìdí

ọ̀kanú àwọn tí wọ́n ti lọ sáájú wa wọ́n wá ara ẹrù kan obìnrin lẹ́rú ọ wá rí pé bí i yóò máa rọ̀fà bọ́ báyìí ní ọmọ ìṣẹ́kù kẹrẹ àwọn bàbá àṣẹ ìkẹ̀kẹ̀wó ní ogun obìnrin wọ́n mú àwọn tí lórí gbáwẹ̀ ó ní kò mú fòun ni torí pé àwọn tí bí mo ti ń bọ̀ tí wọ́n ti tàmì fún 40 years rèé tí wọ́n èé pa mọ́ndí àti tọ́ọ̀sí wọ́n jẹ àràfá ọjọ́ kan ìfẹ́ gbà yóò máa rọ́fà ní kùrùkẹrẹ yóò di asúnmi kájọ kagbà hàn àwọn pọ̀bàmbàrí kápẹ̀rẹ̀ fọ́lọ̀ jẹmọ́ ẹ̀jẹ́ àpẹ̀rẹ̀ ó ti ẹ̀ tó wa gan ní ó tó wa wa lábùkù wọ́n ni wà bùkù lẹ́mí ìyìn ni pé kàmàlẹ̀ kó òkú wá sánmà ẹjẹ́ rí ọwà bá mi bá bá pátátà ní ọjẹ́ àwọn náà láàjẹ ọwá lọ ọpẹrin lékùkú ṣẹ́rẹ̀lẹ́ alẹ́ tí èyàn fi á máa dẹ̀ ọmọ ni a mọ̀ lọ́wọ́ ẹ̀dá ẹbá ń dẹ̀ẹ̀rẹ̀ tẹ̀ tètòrè lórí èlò ìjọdẹ́ díyàn ẹ̀rì tàbí ọ̀pọ̀lọ̀ ọlọ́nà fẹ́ fún àwọn aláṣì jẹ́ pọ̀lìkìrì èmi náà tí mọ́ tí mọ́ rà mẹ́lá kò sí tó wúlò nù fún ẹ̀ṣùgbá tó gidi ní ẹjá pàfọ́lọ̀ ẹ̀sì jẹ́ àwà lẹ́ni tó fẹ́ súnmọ́ bá ẹlòmí yóò kìsàrí mi bọ̀ ẹlòmí aláṣẹ ètò ni ẹlòmí aláṣẹ jù tó ni ẹran léyà káfi dùn àwọn ọmọ nú káfi dùn àwọn nú kásì máa rán àmà wa létí ẹran tẹ́ ń jẹ yìí ẹnìkan ọmọ rẹ̀ kan ló ṣe sábàbí rẹ̀ fún wọn ẹjẹ́ wọn sọ́fọ́ ìyàwó alásìkò yìí àsìkò ìsásìkò tó bèé máa ń fi okùn ẹgbẹ́ rẹ̀ obì irú rẹ̀ ìlọ́sọ́ adẹ́ntà ń ra aṣọ nútàǹkì aṣọ nílàfẹ́ra wọn afẹ́ra lé yáwó afẹ́sì nkankanwó lórí pọ́gbọ́rọ̀ sọ̀kọ̀ lẹ́nu ìwọ̀ tó kòkò bọ́kọ̀ ẹlọ́run lásìkò tí wọ gan-an tọ́hun tó ẹ̀kọ́ inú gbádùn tí wọ náà wà àti dùnútọ́ wà obì ẹgbẹ́ rẹ̀ ló sì sábàbí ẹ ọkọ rí lásìkò náà sùúrù àti pẹ̀lẹ̀pẹ̀lẹ̀ ìlàwà náà fi kún Ibrahim aléìsọ́tọ̀ wàsàlám ẹwù ìyàwó rẹ̀ a sì ń kílọ̀ fún wa kó sì máa jẹ́kọ̀ fún gbogbo àwọn obìnrin pátá ọba dẹ́dà fún rárá rẹ̀ bí ma gbé sàbùkíyà sí nǹkan in tó mọ́kọ́kọ́ bá wájú lọ ọlọ́mọ sáyìn rẹ̀ ní sáyìn pé àfiwọ́ náà yóò sì fún ní ọ̀wọ̀ rẹ̀ ìyàlé mẹ́nu ẹ̀sìn o ọkọ wa ẹn mi bọ́yá kẹ

àsìkò pé òun rọ ni ibúwọ̀ lọ hapura ní àṣírù tí ń bọ̀ ọ̀sọ̀rọ̀ yìí ṣe wọ̀ hapura ní tó fi ń pariwo ebi ní ọwọ́ òṣègbé sọ́rọ̀wà àwọn mátàwà bá ti rí bí tí a fẹ́ gbọ́ sí lára ẹnìkan

wọ́n maka ṣùgbọ́n gbogbo ìyàálé tó bá lè gba ìyàwó ẹ̀ mara nǹkan tí ẹ̀ náà wájú tó jó oore ìyàwó tí ó rí ya ojú àfáàrí ìjàlónì ìjàlọ́la ká máa jókò parí ìjà kọ́ wá jẹ́ wípé ìyàwó fún torí kíni ó ti fẹ́ sí nira yìí tí ìyàlé dámú bá ọkọ̀ bẹ́ẹ̀ tó bá dọ́dún àtó nífẹ̀ẹ́ dáadáa o lè pọ́ mọ́ sẹ́tì ẹ̀bẹ̀ sẹ́tì ìyàlé rẹ̀ kéèyàn máa gbé ọmọ lọ sórí ìyẹ ọlọ òun sì wòpin tó pẹ́ tónú wọn ọ̀fẹ́ mọ́ tí bá ń ṣẹlẹ̀ ọlọ́mbà tó àwákànpá tó o ní àkọ́ ìrọ̀nì tó ọba àlàáfíà ní ojú ọjẹ́ o ṣùgbọ́n ìyà ilé tọ́lọ ń tijú kó ní òsè tí ẹ̀bá wọ́n mú ìyàwó rẹ̀ kó lè àtọ́mà rẹ̀ nígbẹ̀yìngbẹ̀yìn wọ́n fi sùúrù pọ̀rọ̀ ara wọn ẹwọ́n tí má kàdí látorí àwọn méjèèjì alọ́sí ájì alọ́sí nkankan nígbàtí ànábì ó tó wá jáde ànábì ọlọ́run sóore tí alé náà fún ọmọ rẹ̀ ànábì ọmọ rẹ̀ ànábì ànábì ànábì tí mo fẹ́ jù

قبل أن يخلق السماوات والأرض بخمسين ألف سنة ó kù 50,000 years tọ́lọ̀ wọ́dà sánmà àtílẹ̀ inú kan lọ́jẹ́jọ́ náà lọ inú tí ó sì kọ náà ni wípé annabi tí mo fẹ́ jù annabi gbẹ̀yìngbà ó ni Muhammadu adama gangan tíyìnà tó ní wọ́n ìtí ìdá ní ìbọ̀lọ́wọ́n ti wá gbé jáde ọlọ́run wá yọ jáde láàrin tí ó ní kó pò léhun tó náà fi sùúrù gba ọ̀rọ̀ èntọ́wọ́ jẹ́ oore tó tóbi jù ọlọ́run agbégbọ̀rọ̀ ìyà lè máa èyí tó jọ oore tí ò tó tí yàn ọlọ́run agbégbọ̀rọ̀ ìyàwó gbogbo mọ̀fẹ́ jà ń jẹ ìyà jẹ àjọ̀wòjọ́ wájú gbogbo lè ṣe sùúrù lè tẹ́lé kókàkọ́nà sí ìtẹ̀ẹ̀dọ́rù rẹ̀ o wọ́n láàrin kàsí rẹ̀ ọba dídà wá ní kápẹ̀rẹ̀ fún ọba dídà ẹ̀rẹ̀sáwà pàtà fi sílé yáì ọjẹ́ bahimatul an'am bahimatul an'am lọ́dọ̀ lọ́rọ̀wá ó ní gbogbo ẹranko tó ní ọwọ́ méjì wájú ẹsẹ̀ méjì lẹ́yìn tí wá ń fi mẹ́rẹ̀ rìnrìn rẹ̀ kankaná máa adàsìbá ya kìí ṣe tí ń jẹgbẹ́ rẹ̀ ewúrẹ́ náà ń Hmm. yóòbá kí yóòbá ni pé ẹranko tí bá ń jẹgbẹ́ rẹ̀ hmm, tí ń fa ẹgbẹ́ rẹ̀ ya àwọn ẹranko tí ń fa ẹranko ya mufterisu ni wọ́n ń pè lọ́dọ̀ Lárúbáwá fine ẹranko tó bá jẹ́ mufterisu eh, kìnìún àti káàkiri pé family gbọ́n sí rí ti aláyé ti ẹnu àwọn kó sínú bàímẹ́tùlà ní àm èdè Lárúbáwá nù bàímẹ́tùlà ń lọ́dẹ̀ Lárúbáwá ó kó màlúù nù ràkùnmí ẹṣin ìṣúró gbogbo àwọn ilé náà wọ́n òye fẹ́ran kó ẹgbẹ́wẹ́ okó erin inú ṣùgbọ́n gbà tọ́lọ́run rán nàbí pé kó máa jẹ́ ọba dẹ́ta wá ní sọ fún àwọn ẹ̀dá mi wípé iléyá tí wọ́n máa pàì kásìkọ̀kọ́ mú lọ́wọ́ gbogbo mílà anábìrì lọ ní gbogbo tí wọ́n máa ọlọ́wọ́n sọ fọ́nà sáwọn wípé bàyí mọ́tòrò náà ní kọ́ sọ pé wọ́n máa pa ṣùgbọ́n bàyí mọ́tòrò náà ní èntẹ́ mi dálérò pẹ̀lú ẹ̀ tẹ́ ma fi sinmi ìran mẹ́ta ni o ẹlẹ́ẹ̀kẹta ló pín méjì ìran àkọ́kọ́ ràkúnmí àtakò àtabú ẹ̀ lọ́wọ́léyá kọmọ́dàmọ́rawa ìran kejì màálù àtakò àtabú ẹ̀ lọ́wọ́léyá ìran kẹta onígọ́nàmù tí wọ́n sọ pé gọ́nàmù tí wọ́n ní gọ́nàmù ó ti kó orúkọ ọnú àti àwọ rẹ̀ tí í ṣe ewúrẹ́ àwọn yóò ní wọ́n pín sí ìran méjì àti wá ní nǹkan mẹ́rin tàà lè fi palé yá báyìí kí wá ní májẹ̀mú tí bẹ̀lá ara mẹ́rẹ̀ẹ̀rin wala budda lil udwiya min hadhihi shurut min tawaffur hadhihi shurut wa hiya arba'a mẹ́rin ó ní májẹ̀mú tí bẹ̀lá ara ila salayeyi wọ́n ìbá máa ta màálù ní 2.5 kéèyàn lọ rẹ̀ sí fọ́lọ̀n ní 70 million ọlọ́run ní ìgbà nílé yáò ọ̀pẹ̀ ẹran jẹ ni nítorí pé ẹ̀sìn halali ni àlejẹ́ kàwàjámìnà dípé umil mu'minin omisaramata fi àmì haibar so láìláìlọ́wà àlejẹ́ àlejẹ́ ẹ̀sìn halali lẹ́sìn ṣùgbọ́n àlejẹ́ paléyà àlejẹ́ gala halali àlejẹ́ paléyà àkọ́kọ́ ọgbọ́rọ̀ jẹ́ rákùnmí tàbí màálù tàbí ghanam ẹlẹ́ẹ̀kejì an tẹ́bùlùgọ̀ sínà alìmọ̀tàbárọ̀tà ṣeré án ẹran tó afẹ́ pàfẹ́lẹ̀ yìí ọgbọ́dọ̀ pé ọdún tí ọba dẹ́dà fílẹ̀ wípé ẹ gbọ́dọ̀ parú nǹkan báyìí fún illa musinnatan musinna ni saniyya illa an ya'sura alaykum bifati dhal ẹ gbọ́dọ̀ pẹran fún ọba adẹ́bàkẹ́ wá fi sọrí iléyá làkùnmí ní ọjẹ́ ni o màálù ní ọjẹ́ ni o ganamu ní ọjẹ́ ni o ìlà musina àfẹ́ran tó ti wọ éèdì tí a fi máa sọ pé ẹran ti léyìn ọ̀gàn màálù èsì ìrù ìlà ìdàmọ́rọ̀ àlẹ́yà ràkúnmí èmì ìlà ìdàmọ́rọ̀ àlẹ́yà kọmsù sí ní agbàtọ̀ bá ọdún márùn ràkúnmí tàbà pa ọgbọ́rọ̀ jọmọ ọdún márùn sókè ayẹ láha sanatan ohun ó ní ọdún méjì sókè tí mọ̀ ọ̀bá tí ìní kò kèétí dé èjì tọ́rọ ní kápa ilé yá lọ́fà ní o tí wọ́n bá fẹ́ pẹ̀rẹ̀ láàrin ara wọn ọ̀sọ́ pẹ̀rẹ̀ tí ọba tí ìwù nǹkan mẹ́ta o halali ni o ẹlẹ́ẹ̀kẹta òun ni ghanamu àti ghanamu ta ló kún méjì mùsùlùmí o àgbò ni o àfikà náà jẹ́ sẹ̀ríyà ṣùgbọ́n ọba adúrẹ̀ wá fi ìkẹbá wa lò níbi ìtàgbò fáwọn àdí nǹkan tọ́fà tó bá ẹ jẹ́ àwọn náà èyí tó jẹ́ ewúrẹ́ onóòní tí ní àti tó bá pé ọdún kan tó bá ti jẹ́ mùsùrú lọ́ọ̀pọ̀dún kan ṣùgbọ́n àgbò ilà àjádá àtàn olọmọ oṣù mẹ́fà ọba dẹ́dà wá yọ̀ǹda tí ó tún mẹ́fà mẹ́ta lè pàmbẹ̀ ọwà ṣùgbọ́n onílìdí àlàyé ni agbò nìkan sahih gbọ́gbọ́gbọ́ agbówá ni ó agbáwúsá ni ó tọba sí já ti pé agbòsá lè lè ṣùgbọ́n àwọn òbúkọ wà wọ́pọ̀dọ́ kan o àwambọ̀ sáwà lè pè tí wọ́n bá tẹ̀ lọ́dà naam àwọn àfá àpín méjì apá ẹ̀gbọ́dọ̀ pẹ̀rẹ̀ tí wọ́n bá tẹ̀ lọ́dà lè annaha na qisatu li khiliqa nítorí pé ẹ̀dà rẹ̀ ti dín a sì fẹ́ fọ́lọ̀ ní nǹkan ni a sì wá fọ́lọ̀ ní nǹkan àbọ̀ ọ̀rọ̀ dáadáa ni sẹ́ẹ̀lẹ́rì wọ́n ní ọlọ́nsáà ní káfò ní tó pé ọ̀rọ̀ kejì ní pé ẹ̀rẹ̀ tí wọ́n bá tẹ̀lọ́dà àlèpá ọpa kàfṣẹ́yìn àkọ̀rọ̀nẹ́yìn anábì pa àgbò méjì tí wò wọ́n lọ tí a ń fáyìn mùjì ayìn mùjù ayìn ni tó jẹ́ pé àti kìníkèjì wọn ní àtẹ̀lọ́dà káàkì ọ̀pọ̀ pẹ́yọkan tí wọ́n tẹ̀lọ́dà wọ́n lè pé ńgbà tí ò rí èyí tí wọ́n tẹ̀lọ́dà ni àtẹ̀lọ́dà káwà mú sọ́wọ́ ìtẹ́ nǹkan lọ́dà kí ní ìdájú ẹ̀gẹ́nú ẹ̀sìn tí a bá ti sọ pé tí a mú bẹ̀rẹ̀ ọmọ nàbí adama ní èèyàn ni tó sì jọkún èèwọ̀ ni kí wọ́n rà lábẹ́ kí wọ́n tẹ̀ lọ́dà o sọ̀bíràn kíánà kẹbíràn kọ́dà kọjọ́ méèké àbágbàlagbà tẹ́ bá wo àwọn èbò ọlọ́run wá fún nítorí pé nìkò rẹ̀ jẹ́ present nísìn kọ́kọ́wò sọ̀sọ̀ kò ní a kínesẹ́ mẹ́ àwọn ẹ̀sìn marriage ọlọ́wọ́ ni àwọn ọlọ́mà kíníkà ni ẹ máa sìn bọ́sì asúrọ̀kì òun lè sọ bẹ́ wúwẹ́rẹ̀ kí ó dìde àwọn alọ́yẹ̀ ó dìde bọ́bá sì jẹjọ́ níbọnẹ́ ti ṣe ìbára múdá ọba àwọn òtẹ̀lẹ́bà fún káàbíyèsí ó ah káàbíyèsí

jẹmọ́ ìtàn ló galùkú wa náà ń kọ́ gbogbo tó lọ ń sì dà ní ma ń sàforíjì tí wọ́n bá ti bá sọ̀rọ̀ tààrẹ bá sílẹ̀ ìtànìkan ní ọgbà ìfẹ́ foríjì yẹn o ẹn tí ọkà ní ó tó dálẹ̀ ibi làwà dálẹ̀ lórí bíbárí a máa ṣe bí ọ̀yọ́ láwà ní ọ̀rọ̀ tó kànú ọ̀rọ̀ mọ̀ tẹ̀lera wọn àwọn ẹran tá àpàfọ́ bà dẹ́dà ọgbọ́dọ̀ jẹ́rí ọjọ́ orí yìí àti bọ́m̀bẹ̀m jádá àti jádá fine bákan náà wà á ń tẹ̀kúnà sẹ̀límàtán mìnàlì olúbi alìmáni àti mẹ́lì ìjìzà ẹ̀rẹ̀ ìtúwà gbọ́dọ̀ bọ̀kú ò àwọn àlèébù tó jẹ́ pé tó ti wà lára ẹran annabi gan lọ sọ pé àgbọ̀rọ̀ pàfọ́lọ́n kàmùlọ àlèébù pẹ̀ka ṣùgbọ́n gbọ̀ngbò usulu yíò elmania mil ìjìzárìlì udúhíyà arùbá mẹ́rin ni fúra rẹ̀ bí lọ sọ jẹ́ àdáfi súnmọ̀ ìdàmùtúrí ibn hadith albarro ibn azib radiyallahu ta'ala anhu barro ibn sassan wakọ̀ lọ́wọ́ jọ kafa khutbana àrẹ́bí gòrò mímbàrí lọ ó ṣe ọlọ́run wá sọ wípé arba'un la tajuzu fil adọ́hi nínú ríwáyà mi rán kí wà pé arúbárùn láàtú jìzì ú fil àdọ́ọ̀hì al'aurọ̀ albayyinu àwárùhà bifati àìn wàlwà àwárùhà walmaribọ albayyinu maradùhà al'arujá albayyinu bọ̀ láàrùhà walkẹsìrọ̀tù lẹ́tì látún pé in kamar mọ̀bẹ́kà fún yìí bẹ́ẹ̀ bá ti aláàwòrọ̀ ẹ̀ẹ̀ran tó jú ẹ̀fọ́ awaru ha dídá ojú rẹ̀ ọ̀ràn débi pé ibi tí bá ti ń gbóhùn ní ọmọ ọbọ̀ tí ó bá gbóhùn kọmọ bí ti ń lọ kò ní dútù kankan tó ẹ̀rọ bá ń rìnà lálẹ́ tí ò rìnà lọ́sàn a lè fi palẹ̀ ṣùgbọ́n nù yóò bí akó bí ìjìnàjò kásàmù lọ àwa náà كلما كانت أكملة كانت أفضلة ẹ̀rọ tàbí ọkọ̀ fọ́rọ̀ bí bá ti ṣe ń pé ní gbogbo tí ẹni ká wọ́ lára rẹ̀ bẹ́ẹ̀ náà ni ọ máa dá sí nínú tọ́wà náà gbà lọ́dọ̀ òdè ẹran tí ń sàárẹ̀ alìbáyínú mọ̀rọ́dùwà tí ààrẹ rẹ̀ fojú aboni yìí ìdé ẹlòmí ó du òkè sí ìsí ẹsẹ̀ tí yàn bá dúná ah ṣùgbọ́n mi ò lè ṣe òun wò pé ah, kò sí nǹkan mí ìdámẹ́ yọ jẹ ìmọ̀ bí i ṣe máa e, e, èèyàn mí kan bẹ ọlọ́ndakọ̀ bá ń gbàbọ́ rẹ̀ èèyàn dáadáa ni ó ní èmi gbọ́lọ̀ yí o kí ló sífà ilọ̀ ẹ̀yìn níbi títí ń sàbà ní tí mọ́

arẹgbẹ́ rẹ̀ lẹ̀ wọ́n pè ní 250 wọ́n fẹ́ tó ní 75,000 òun ẹ̀rin lò ń wò pé kí náà ni a fi yàtọ̀ síra wọn wọ́n ṣùgbọ́n ẹjọ́ ṣe ìgbápòlọ̀ ẹ̀ràn ilé yá ṣe bí tí ẹ ti bọ̀nú àpò ẹwà yorí ẹta torí afẹ́fẹ́ láìṣẹ́ díẹ̀ tí ń gbénu pálí ó ń kálukú náà ẹ ọlọ́ọ̀lá fẹ́ fún fáìn ta ni ó sì jẹ́ tó ń gbọ́rọ̀ láàfún òun náà ni ó jẹ́ o ẹwọ ìkẹtọ́rùn bí bá ẹlẹ́ẹ̀kẹta wàlẹ̀ àrùjá ẹ̀ràn tó mọ́kùn albayyinu bọ̀ láhùhá tó jẹ́ pé ìmùkún rẹ̀ ọ̀ràn àpọ̀ ẹ̀rìn tí a bá dàpọ̀nà yìí kúkò lè tẹ̀lé ni pa tó alẹ̀tílà tún kí náàkíyù lọ́dọ̀ rọ́bá wá múdùmúdù ti máa ń bẹnu bọ́gọ̀ ní máa jẹ́bẹ̀ ẹ̀rẹ̀ tí ó sì múdùmúdù bọ́gọ̀ rẹ̀ ma ó ti gbẹ̀lá jẹ́mọ́ ìmọ̀lọ́bà dẹ́dà ó tààbá ti ẹ̀gbọ́ kọ́sọ bẹ́ẹ̀ fún láti nù sàsálàm tó bá fẹ́ fi sàdẹ̀wó fánjọ́ gbà lìkàmà ibẹ̀rẹ̀ ló ti bú ẹkùn pẹ̀lú ọ̀rọ̀ ọ̀fẹ́ fi àjẹmí ṣe bí ní ń sọ máa kára nǹkan gidi ní ìsìn kọ̀rá ọya ẹ̀rẹ̀ tí wọ́n náà ọya ọ̀nà ni bí ṣe wọ́n náà ni ó mú tó àjẹmá tó ẹgbẹ́ta bá ti ẹ̀pá ó tó kọ́ngàlùkọ́ sàúnsọ́lọ̀ wọ́n nítorí kíni wọ́n ti tẹ̀bí torúgbà láti mọ̀ pé àwọn náà lásàfà ní ẹ̀ tó ń ti bí àtúwà ń ṣe báyìí ọwọ́n ẹ̀dá jẹ́ o nígbà ẹ̀dẹ́kùn ẹsà máa tọ bọ́bá sí gbà ní ẹmọ ẹ̀rẹ̀ ọgbọ̀rọ̀jọ́ kejì o wọ́n ti sọ fún ìlú ti ra o ní parọ́ fún yíò àní ẹmọ́ tọ́ ẹmọ́ tọ́ sí ẹran yálẹ̀ èèyàn jẹ ah, ni gbogbo eléyìí káfọ́lọ̀ káwà náà lè pàdé dáadáa lọ́bà àdádẹ́dà kí ló wí fún a lan yanala Allaha luhumuha wala dima'uha ẹ̀rin yóò ní wá bọ́lọ̀ sánmàwó ẹjẹ́ rí ọwà sánmàwó walakin yanaluhu taqwa minkum ìbẹ̀rù ọlọ́ntẹ́ ẹ̀fipá àti ẹ̀wù fi sọ rí ọba tẹ́mẹ̀ mọ́fẹ́ pàfọ́nà ayè sí ìtún tàà padà kọ́dà kọjẹ́ pa fẹ́ fìrì tọ́dà jù bẹ́ẹ̀ lọ nǹkan mí lè ṣẹlẹ̀ ṣùgbọ́n a lè jìrọ rẹ̀ sí ìtọ́dà jù lọ ó ti clear èyí wọ́n fẹ́ fi jìrọ ẹ̀ ó ti clear kìí ṣe pé ah ah usafu lè fi ara rẹ̀ yálẹ̀ yìí fúlàní kàkẹrẹkẹrẹ ṣùgbọ́n ojú rí ní o nínú bẹ̀ tẹ́ bá kàwọn pàpàpàpà eléyìí 750 ẹ̀ta ẹ̀ẹ́dùdọ́gùn mẹ́tẹ̀ẹ́lẹ́ mẹ́ kò lè jí 150 lọ́dọ̀ rẹ̀ tẹ́pá ti ṣe tàyí ẹ̀fọ́lọ́n tí ẹ̀bá lówó mìíràn ẹlọ ọ̀rà mi àwárà mi ń dé tó ti clear pé àà ilé ìjọ ilé òsì fáyìn jùlọ ìyẹn lè padà wá change ilé tó bá ti jẹ́ pé tó dáájú ti àwọ̀kọ́ lọ ẹran ilé yálẹ̀ tọ́lọ́ wá mú sọ́dọ̀ kí ní ìdájọ́ rẹ̀ ṣé wọ́n pín mógún ni àbí wọ́n pa títà yìí nù bá ti ṣẹlẹ̀ ẹ ṣùgbọ́n kẹ́pẹ̀ ń tọ́pọ̀ ní pé à bọ́bà kìís bóòlọ̀rọ̀ àà ah, ah, ṣe mẹ́rin ẹ̀tò máa dárọ̀ ẹ̀rọba ebi kí lé ọdẹ́ kí wá kan múnú wọn ni kò tí ìṣẹ́ tí ó mù kọsàn kankan gbogbo tó fílẹ̀ ti dogun mẹ́wàá àdúgbò ẹmẹ́lọ mẹ́rin ẹlẹ́ran pa ó ti di ogun ara àwọn àǹfààní tí mẹ́bi tààyè nùnú jẹmọ́ ẹjá ìtẹ̀kì wọ́n ni tó wọ́n wánú àdífi ìyásùnkọ́ ibùn àbí rọ́mùlà àṣámi àtàrísà bí ọ̀rọ̀ ìrọ̀ ọjọ́ ti lọ ìyòkú ọlọ́run huma sọ̀látání mústẹ̀kìlátání láti wá wádùn ìhìdáhùn balé òkúrọ́ ìkan ò bìkanwó nínú eji ṣùgbọ́n ọ̀tí mẹ́rẹ̀ lọ́rọ̀ àwọn àfà ọ̀rọ̀ mẹ́ta ni Abu Hanifa àti Imam Maliki wọ́n lọ lọ́nà kan Imamu Shafi lọ́nà kan Imamu Ahmadu wọ́n lọ́nà kan ṣùgbọ́n gbogbo àwọn ọ̀nà iná ta bá ń jọrọjọ̀bọ̀ orí tí mọ̀ sásọ iná ni ó dùn fatiwa wa ti at ẹ́kì tẹ́tẹ̀ kiri wá sí jímà ẹ́kì zúrò kò sì ní jẹ́ méjì mẹ́rin ni ó jẹ́ mọ́sára ìṣàrà rahman tọ́lọ bá múgbàrá ìwà akiyare ní rídì bí áwọn ìmìnà rahman orísọ̀lọ̀ rahman lil lìjẹ̀rí wa an yuwafiqana liman yuhibbuhu wa yarda wa ajal wa iyyakum liman yastami'una alqawla fa yattabi'una ahsana alhamdulillah alhamdulillah alladhi farra bi tadbiri al-umur لا يشاركه في أمانكم مقرب ولا رسول رسول ولا أحد من خلقه أحمده وأجلله وأعظمه وأشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمته ويخاف عقابه ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسل وبارك عليه وعلى آل وسابه أجمعين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا لجميع خلقه قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أمة الإسلام بتوفيق من الرحمن قد دخلنا في عشر أوائل ذي الحجة لهذا العام المبارك فنسأل الله تعالى أن يستعملنا في طاعته طوال هذه الأيام الفاضلة وهو أيام تتضاعف فيها الأعمال الصالحة وتتكاثر فيها الحسنات وربنا سبحانه وتعالى يتقبل من عباده المحسنين المتقين ونتقرب إليه بعنوان العبادات من صيام وصدقة وذكر وصلاة وتلاوة إلى آخر هذه الأشياء وكان نبينا صلى الله عليه وسلم يصوم هذه الأيام كما جاء من حديث أم حفصة وكان لا يصوم كما جاء من حديث من المؤمنين ولكن من صامها فعالا وسهلا ومن لم يصومها فعلا وسهلا ومن صام من هذه الأيام وترك بعضه بعضها فعالا وسهلا ونسأل الله تعالى أن يوفق الجميع لما يحبه ويرضى أمة الإسلام يوم عرفة أمامنا وهو يوم الخميس القادم فقد احتسب رسول الله صلى ربه أن يكفر السنة التي قبلها والتي بعدها فتقبل الله سبحانه وتعالى هذا السؤال من نبيه صلى الله عليه وسلم صوموا في ذلك اليوم وهذا اليوم من هديه لغير الحجيج صيام يوم عرفة لغير الحجيج أما من كان بمكة يحج لله سبحانه وتعالى فليترك سمي عرفا ليتقوى بعدم الصيام على العبادات في ذلكم اليوم أمتنا ضحوا لله سبحانه وتعالى وقيبوا بها نفسا كان رسول الله صلى الله عليه وسلم يضحي بكبشين أملحين عفرنين موجئين ينظر في سواد ويطعن في سواد جاء هذا من حديث المرون عز وجل من حديث المؤمنين عائشة رضي الله تعالى عنها وارضاها أمتنا واعلموا أن الله سبحانه وتعالى على لسان رسوله بيّن لنا ما يريد منا من أنواع الأعضاء وما تعلق بها من الشروط التي لا بد من توفرها في هذه الحضائق أمة الإسلام ضحايانا لا بد أن تكون من بهيمة الأنعام فهذه أربعة شروط للأعضاء وكذلك لا بد أن تكون قد بلغت السن المعتبرة شرعا وكذلك لا بد أن تكون سليمة من العيوب المانعة من الإجزاء وكذلك لا بد أن تكون وقت الذبح بارك الله لي ولكم فكرا وسنة ونفر الله وإياكم بما في من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله وكفى وصلاة الله وسلام على عباد الله اصطفى عباد الله اتقوا ربكم في السر والأمن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وقولوا قولا اتقوا الله حق تقاتل ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله بادروا بالابتكار إلى العيد وعيدنا هذا قد و... ويوم عيدنا هذا قد اجتمع في عيدان صح عن رسول الله الحديث الذي أخرجه أبو داود من حديث أبي رضا رضا الرابي إسناده الصحيح أن رسول الله قال قد اجتمع في يومكم هذا عيدان فمن شاء أجزاءه من الجمعة وإنا مجمعون كذلك جاء من حديث إياس ابن أبي رملة الشامي في قصة سؤال معاوية زيد ابن عرقم هل شاهدت مع رسول الله صلى الله عليه وسلم عيدين في يوم قال نعم قال فماذا صنع ثم أخبره بنفس ما في حديث أبي هريره رضي الله عنه لكن صلوا لربكم سبحانه وتسامى لا بد لنا من حضور العيد والجمعة أما من أفتانا بأن من صلى صلاة العيد سقطت عنه أو سقط عنه يجوب حضور صلاة الجمعة كذلك الظهر فهذا ليس بمذهب ولم يقل بهذا ممن يعتبر بقوله من أهل العلم لكن أهل العلم في هذه المسألة ثلاثة أقوال القول بوجوب حضورهما معا هذا هو القول الأحناف هو قول المالكية والثاني كمثل قول الأول بفرق يسير وهو قول الشافعية ذهب الشافعية إلى أن آه، حضور العيد والجمعة واجبان على الإنسان ولكن من تعذر عليه السبل لحضور الجمعة لمشقة في حضورها فله أن يصلي صلاة الظهر أربع ركعات والقول الثالث وقول الحنابلة وهو قول مشقات إحداهما للأخرى فمن شهد لعيد فله أن يغيب عن الجمعة ومن أراد شهود صلاة الجمعة فليترك العيد صباح ذلك اليوم لكن إن شاء الله تعالى سنبين هذه المسألة أكثر فأكثر يوم العيد إن كان في الأمر بقي ونسأل الله الرحمن أن يوفقنا بكل خير وأن يجعلنا ممن يتعايد على فرح وسرور ويوفقنا حتى نضحي له ونطيب بها نفسا وأن يبقينا على خير وعافية وأن يتقبل حج إخواننا المسلمين الذين حجوا في هذه السنة وأن يردهم علينا ردا جميلا وأن يرزقنا جميعا ويوفقنا لما فيه رضا وهو على ذلك قدير وبالإجابة جدير ونسأل سبحانه وتعالى يجعل وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين ودمر عداك أداء الدين اللهم ربنا كن لنا مؤيدا ونصيرا اللهم ربنا انتكم لعبادك المستضعفين من المؤمنين والمؤمن في كل مكان وانصرهم جانا في سبيلك حقا في سائل الأوطان اللهم ربنا كد من كادنا يا أرحم الراحمين ومن أراد ناكسون وبديننا وبسنة نبي وبكتابك اللهم أعز الفتن وجل كده في نحري وجل يتمنى الموت ولا يستجاب له عاملنا ربنا بما أنت أهل فأنت أهل التقوى وأهل المغفرة ولا تؤمن بما لا نعلم فنحن أهل الذنوب والمعاصي اللهم اجعلنا دعوة مقبولة في هذه الأيام الفاضلة وجعلنا من عبادك المقبولين يا أرحم الراحمين عباد الله وعلم أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ فيه بنفسه وثنى بملكته وثلث بكم قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المسلوب القائم قلت سيدة الثابتة من نسي الصلاة علي خطئ طريق الجنة اللهم ربنا صلي وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن اللهم ربنا صلي وسلم وبارك عليه وعلى أل وصحبه وسلم تسليما كثيرا Thank نعم. you. الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله لا إله إلا الله استو استو اعتدلوا الله أكبر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 آمين وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله ومولاكم فنعم المولى ونعم النصير الله أكبر سمع الله لمن حمده الله أكبر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 آمين إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله ما شاء الله آه شكدي Náà?